بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna Allaha alimun khabir. àtàwùnú àlàtọ́à ipe ká máa ra wa lọ́wọ́ lórí dáadáa tá a bá ti máa ṣe ẹnu ilé wa jọ̀mọ́ ilé wa kì í ṣe ilé mùsùlùmí wọ́n ní bákan náà àtàwùnú ala shu'unil usra ala shu'unil usra wọ́n ní gbogbo ṣẹ́ẹ̀lé gbogbo ṣẹ́ẹ̀lé lágbọ́dọ̀ jọ máa ṣe affairs of the family in tó bá kan ìyàwó ọkọ rí gẹ́gẹ́ bí kó kan in tó bá kan ọkọ ìyàwó rí gẹ́gẹ́ bí kó kan bẹ́ẹ̀ náà ni sáwọn ọmọ wọn ni gbogbo àwọn affairs ilé ká máa ra wa lọ́wọ́ lórí ẹ̀ ada'ul huquq wal wajibat az wọ́n lẹ́yìn yẹn inú àwọn kọ́ inú àwọn qawaid tó gbé ilé mùsùlùmí dúró òun náà ni kó ní kálukú ṣe ojúṣe ẹ̀ fihil hukuk wa wajibat there are duties and there are rights that were meant to fulfill duties that were meant to perform ẹ̀rí so wọ́n ní kó ní kálukú ṣe ojúṣe ẹ̀ tẹ́ ẹ bá ti wà tẹ́bá ti tẹ́bá ti ẹ̀ẹ́bá ti ní shortcomings níbi àwọn ojúṣe yín ẹ̀ẹ́lẹ̀ it is not automatic to have a muslim home it's not automatic you have to build it kì í ṣe nǹkan tí àwọn akọ̀ desire àwọn náà fẹ́ lé mùsùlùmí ìyẹn wá ń fẹnu sọ láà bìlẹ̀ ahmed wọ́n ní ìyẹn àwa ṣojúṣe ọkọ aṣojúṣe ìyàwó aṣojúṣe ọkọ afúnyàwó lẹ́tọ́ ẹ̀ ìyàwó afọkọ lẹ́tọ́ ẹ̀ wọ́n ní eléyìí ó ṣe pàtàkì bákan náà tarbiyatul awlad ẹ wàá rí ọmọ yín nílànà Islam bákan náà al-ikhlas wa niyyatu sahiha as-sadiqa al subhanahu wa ta'ala èyí tó parí ẹ̀ nìyẹn ẹ̀wọ̀n táwọn afa kàkàlẹ̀ yìí tó parí ẹ̀ náà ni pé ogun tá a bá ti ń ṣe nílé mùsùlùmí ogun tá a bá ń ṣe nílé mùsùlùmí dórí tá a la fi ń ṣe. Allah torí tọlọ́n tá a bá tí ìbá débẹ̀ inú ilé wa débi pé a fẹ́ báyàwó wa láṣepọ̀ fẹ́ súnmọ́ ẹni wù mí ara mi ṣe kí n súnmọ́ ẹ ṣùgbọ́n mo ń ṣe nítorí pé bá sọ pé n tá gbà ládàá bẹ́ẹ̀ tí n bá kówó báyìí tí mo èmi mo ṣe kéré tó yìí gbogbo àti bá ń fún ìyàwó mi lówó mo máa ń rí ẹgẹ́ rí kí mo ṣe sàárà jọmọ́ tí yẹn bá wo ti obìnrin gbà mí èyí ní fẹ́ fún wọn lówó ẹ̀yẹ̀ tí yẹn bá wo ti tiẹ̀ ò ní fẹ́ fún lówó ṣùgbọ́n tó bá wo ti ẹ̀yẹn wa kan lọ́jọ́ kan ọlọ́run ṣe ọlọ́run gbé burú jùdé òun ni contract wọ́n ti pẹ́ dáadáa nínú inú òṣì díẹ̀ ó ṣàdó lórí iṣẹ́ tó ń ṣe contract bá dé contract ìjọba ah owó yẹn pọ̀ ó wá surprise ó wá wọ́n ti wá ń ba lọ ọlọ́run ti ní kí gbogbo nǹkan ṣáà yàtọ̀ wọ́n change ilé wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá kọ check check two million naira ó wá fi sínú envelope wá sọ fún ìyàwó ẹ̀ kò lé ní i want to i want to surprise you i want to give you a surprise package ló bá mú check yẹn two million naira lórúkọ ìyàwó ẹ̀ inú ìyàwó dùn ó gbà á ẹ̀rígbà tó àfi ṣe jú ìṣẹ́jú tán ṣe tán celebrate yẹn tán ah ẹ ṣé o ọkọ mi olórí mi ọlọ́run máa bùkún yín o wọ́n á ṣe ó bá ní ṣùgbọ́n thirty five thousand ṣẹgbà lọ́wọ́ mi jẹ́ ẹ̀ṣẹ́ ìgbàgbé. Allahu akbar. thirty five thousand jò ní ọkọ̀ yẹn wá wò pé ah ah la ilaha illallah thirty five thousand ó ní àyè ah, má bínú mo rú pé ó ti dé náà ló yẹ kí n kí n béèrè ẹni ah ṣé o rí pé lè ti <laughs> kẹ́lẹ̀bá àwọn ìyá wa ibi tí wọ́n dáadé ẹ̀rì ọkọ̀ ẹ̀bá tó kó tàbí àtàrà sí àjáde wà tó kò fún torí ń gbà pé ọlọ́run ni òun fún tó bá yẹ pé ó wo ìyẹn nípa ah mo fẹ́ 2 million wọ́n bèèrè 35,000 àwọn mílíọ̀n àríbá 2 million yẹn kọ́ wá ń gbé ọkọ̀ mi tí wàá jẹ́lẹ́sìn ó lè dàrú débẹ̀ inú àwọn àfa wa ni òní ta twelve thousand yẹn bá kó exactly ta owó yẹn padà jẹ́ two million 35,000. five thousand ìyẹn ò tún ní kọ́ wọ́n ti béèrè pé àwọn nǹkan ta fẹ́ rà sílé o wọ́n ní ká máa ṣògùn tá a bá ń ṣe pẹ̀lú àníyàn tó dáa nítorí tọ́lọ́ eléyìí náà ni àwọn òfin tó wà lábẹ́ ká ní ilé ilé mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta táwọn bá wá dó lórí ẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ní oṣù tó lọ òun náà ni alistimta'un ala wajhil halal almashru'i wal mubah wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ẹ má gbàgbé àdá kọ̀ọ̀kan lára lábẹ́ lára lórí ẹ̀ àdá aims and objectives àsùntà kí ni mùsùlùmí ti torí ẹ̀ fẹ́yàwó kí ló ti torí ẹ̀ lọ́kọ wọ́n sọ láwọn kan fún wa wọ́n sọ lẹ́ẹ̀kejì fún wa wọ́n tún fẹ́ lẹ́ẹ̀kejì yẹn lójú ẹlẹ́ẹ̀kẹta ń wá ní alistimtaun ala wajhil halal al-mashru' wọ́n ní ká gbádùn ara wa ìgbádùn ara ẹni yes nínú ìdí tí yẹn gbúdọ̀ ìfẹ́yàwó ni tí ò bá sí ní ìdí tá a fi máa lọ́kọ tá a fi máa fẹ́yàwó àṣì pé àìrọ́rọ́ wa mo fẹ́ fẹ́ kí n ṣe kí bí a ní ti kí bí a kà máa súnmọ́ra o lákọ̀ọ́ṣẹ́ àjọ wà nílé haram nìkáwò fásit pé kákànjọ wà nílé èèwọ̀ nínú Islam agbọ́nlá níyàn pé a máa máa ṣe kí ni àmọ́ gbádùn ara wa àmọ́ súnmọ́ra wa inú ìdí ló fi jẹ́ pé ẹni tí ò bá ti lè ṣe àwọn bá ti kà fún wáńbì àwọn nìka kan tẹ́ pé haramu ni àwọn nìka kan tẹ́ pé mọ̀kúrú ni nìka míì tẹ́ pé súnà ni nìka míì tẹ́ pé wájìbù ni gbogbo àwọn bá ti kà fún wáńbì nìka míì mubah tí wọ́n ní ìyẹn reason inú reason náà bèèrè lọ́wọ́ ẹ̀ àbùkù nílẹ̀ tẹ́ yàwó kí ni bá a gbádùn ẹ̀yìn ìyàwó mi sísítà kí ló tẹ̀yẹ fẹ́ lọ́kọ èmi náà ṣe bẹ́ẹ̀ mọ̀ nìyàn lèmi náà fi ìyàlẹ̀ gọ̀rí ìzà èmi náà ní adùn ara i have sexual urge mo fẹ́ satisfy ẹ̀ àwọn afáwa ní aláwájú hil halal ní ọ̀nà tó tọ́ ní ṣá o reason tá a fi ń ṣègbè tá a fi ń ṣègbéyàwó tá a fi ń lọ́kọ òun náà ni pé ká gbádùn ara wa ní ọ̀nà halal tí islam gbé kalẹ̀ kálíbà mọ́bí tí ó ṣe pàtàkì dé ọ̀rọ̀ ìgbádùn ara ẹni wọ́n sọ ìtàn ìmọ̀ràtù usman bin maz'un fún wa usman bin maz'un sahabiyun jalil inú àwọn sọ̀hábà anábì tó tó tó tó tó gbajúmọ̀ tó jẹ́ nígbìyànjú wọ́n ní ìyàwó ẹ̀ làyíṣà rí lọ́jọ́ kan aisha radiyallahu anha zawjatu nabi sallallahu alaihi wasallam umul mu'minin imul umul mu'minin wal mu'minat radiyallahu anhu ó bá rí ìyàwó usman bin mazun radiyallahu anhu ah bó ṣe rí obìnrin yẹn ó tún pé nǹkan kan wrong ṣùgbọ́n bá tó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ya rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run imra'atun la zawja laha ah ìyàwó Usman bígbà tí ò lọ́kọ ni o bígbà tí ò lọ́kọ ni fàbá àsàrọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam ìlà Usman bin Mad'un faja'ahu àní ìbá ní ẹlẹ́bàǹkó Usman wa faja'ahu Usman bá dé faqal ya Usman ya Usman arọ́gbàtún an sunnati arọ́gbàtún an sunnati ṣé o tún fẹ́ kì í ṣe súnà mi ló ń fẹ́ ni ṣó o fẹ́ ṣe súnà mi mọ́ ni ṣó o fẹ́ tẹ̀lé ìlànà mi mọ́ ni kọ́ọ̀lì usman bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ láà à ya Rasul ìròjíṣẹ́ ọlọ́run kò rí bẹ́ẹ̀ o wallahi ya mo fi ọlọ́run bá búra walakin sunnatuka atlub súnà ẹ̀rọ ni mo fẹ́ súnà wa nábìnà mo fẹ́ ṣe ẹ̀rì ànábì ní tó bá yẹ pé súnà mi ló fẹ́ ṣe fa inni ànáàmù èmi á mọ̀ sun o wà ùsọ́lì mo sì mọ̀ yànnà fìlà lóru wà asúm èmi tó rí mo máa ń gbáwẹ̀ wà áfdìr ó lè láwọn ọjọ́ tí mi ní gbáwẹ̀ wà ankihu nisaa bákan náà anabi lamọ́lẹ̀ ah ó ní wọ usman bin mazurun fatakillah ya usman ah ó láti bẹ̀rù ọlọ́run usman ìtẹ́killah bẹ̀rù ọlọ́run fa inna li ahlika alayka haqqan ṣó mọ̀ pàwọn ará alé rẹ̀ wọ́n mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ lé ẹ lórí ni wà inna li dayfika alayka haqqan ṣó mọ̀ pé tíyàn bá wọ ẹ wálé pàápàá òun gan lẹ́tọ̀ọ́ lé lórí tó wọ ẹ wálé bí àlejò ó lẹ́tọ̀ọ́ lé ẹ lórí wà inna li nafsika alayka haqqan ṣó mọ̀ yìí pé ẹ̀mí rẹ parẹ́ tó ẹ̀mí rẹ ìwọ tó ń jẹ́ Usman ọ̀gan ẹ̀mí ẹ̀ gangan òun náà lẹ́tọ̀ọ́ lé ẹ lórí látara bẹ́ẹ̀ fasum wa aftir tó o bá ti gbàwẹ̀ tó bá fàwọn ọjọ́ kan gbàwẹ̀ fàwọn ọjọ́ kan fàwẹ́lẹ̀ wà sọ́ọ̀lì wà náà tó bá kírun lóru fìyókù sùn o lè yọkọ sùn kó ẹ̀ṣẹ̀ wá kírun o lè kírun wọ́n ẹ̀ṣẹ̀ wá sùn ẹ̀rí wọ́n ní eléyìí jẹ́ kó jẹ́ ká mọ pàtàkì alistimta ìsúnmọ́ ìyàwó wa ìsúnmọ́kọ wa ká gbọ́kọ wa láàyè wọ́n ní tẹ́ ẹ bá wọ àdìsí Abdullahi ibn Mas'ud bákan náà tó kọ́mọ̀ dáadáa yẹn tá a máa ń kà tí ànábì ní yá ma'shara shabab ó ní ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'a man istata'a minkumul ba'a ẹnikẹ́ni nínú yín tó bá ti ní ìkápá falyatazawwaj kó ya fẹ́yàwó kó lọ́kọ fa innahu ṣé mọ̀ wípé tí èèyàn bá ti lọ́kọ tó ti níyàwó fa innahu aghaddu lilbasar ẹ̀rùn kí wọ́n jẹ́ kójú èèyàn wálẹ̀ ni ojú ò ní wálẹ̀ o àbí tó bá yẹ pa súnmọ́kọ wa agbọ́kọ̀ wa láàyè àbí ọkọ̀ wa ó ṣe kí ni ó súnmọ́ wa ojú kì wálẹ̀ ojú yẹn ṣe máa wà lókè bí tàpọ́n ni ìtumọ̀ tánà bí sọ bẹ́ẹ̀ ni pé tíyàn bá ti níyàwó tó bá ti lọ́kọ ojú yẹn máa wálẹ̀ ó bá tí breast ẹ̀ tó hàn àbí tó tẹ̀ sílẹ̀ tó wọ aṣọ tí ó gbó ìdí ẹ̀ tó ní múvẹ́ torí gbogbo ara ẹ̀ gan ló ti o ti gbọ́ bùkátà ara rẹ lọ́dọ̀ ìyàwó ẹ̀ anábì sọ lọ́jọ́ kan sallallahu alaihi wasallam ó ní iwájú obìnrin ṣètọ́n ni ìyẹn ni pé tóbìnrin bá ń bọ̀ báyìí àwòrán ṣètọ́n ni ohun tóbìnrin bá tún lọ ẹ̀yìn obìnrin oníṣètọ́n ni ẹnikẹ́ni nínú yín tó bá rí iwájú lórí ni o ẹ̀yìn lórí ni o lára ẹ̀ bá ṣe bákan anábì ní kó bọ́ sọ́dọ̀ ìyàwó ẹ̀ kó gbọ́ bùkátà rẹ̀ àdísì pọ̀ gan lórí pé alistimta ká súnmọ́ra wa ká báyàwó wa láṣepọ̀ kí àwọ̀ wa gbà wá láàyè ní anytime anyhow gẹ́gẹ́ máa bá wa ṣàlàyé fún wa tó bá jẹ́ pé filfarj tó bá yẹ pé àyè tí wọ́n ní ká máa gbà náà ni anytime anyhow Hey wọ́n ní anabi sọ agadul basar tẹ́ bá ti níyàwó tẹ́ bá ti lọ́kọ ojú yóò wálẹ̀ wa ahsanu fil farj oníbàkan náà yóò jẹ́ protection fábẹ́ yín ẹlòmíì obìnrin olóbìnrin ló máa rí àrẹ abẹ́rẹ́ sí ń gbé abẹ́rẹ́ àrẹ akàn lé ní pé máa ń sọkún ló máa ń sobìnrin obìnrin náà ojú ọkọ ọlọ́kọ ló wò láyé ẹ bá ń bù ló bá bẹ̀rẹ̀ sí ń kárakù lára ẹ̀ ń sẹ́ bẹ́ẹ̀ ni bóyá máa ń ṣọkùnrin lóyè máa ń ṣobìnrin anábì ní ṣùgbọ́n tó bá yẹ pé ẹ lọ́pọ̀ ti níyàwó á sọ́nù fàrùjì yóò dá òbò abẹ́ yín ẹ̀rí ọmọlàmì ẹ̀sítẹ́ ti yẹn fàárẹ̀ ibi sọ̀wọ́ pé tí o bá ti lọ́kọ tí o bá ti níyàwó nù yín kó yá máa gbàwẹ̀ fa innahu lahu ìjà eléyìí ni ó máa jẹ́ ìjánu fún ìjánu bí kíní tó wà lẹ́nu ẹṣin yẹn láti máa ń dẹ́ṣin padà pé ọgbẹ́ni wọ́n á gbé àwọn afáwa ṣàlàyé lábẹ́ ilé wọ́n ní múdẹ́tu jima'i rajul imra'ata ìgbà wo ni òdiwọ̀n tí ọkọ fi lè máa súnmọ́yàwó kí ló diwọ̀n ẹ̀ ṣọ́sọ̀ọ̀sẹ̀ ni ṣojoojúmọ́ ni ṣoṣooṣù ni ṣẹ̀ méjì méjì ni àwọn àfáà ni lórí ọ̀rọ̀ yìí tàhtálìfò àdíhìlì muddah باختلاف ikhtilafi al-ahwal wal ashkhas wọ́n ní ẹ lọ mọ kásì gbọ́ yìí dáadáa ọ̀rọ̀ kí mo fẹ́ súnmọ́ ìyàwó mi ọ̀rọ̀ kí mo fẹ́ gba ọkọ mi láàyè wọ́n ní eléyìí individuals conditions yẹn ni pé situation situation wo la wà circumstance wo la wà àti ashkhas báwo lọ́kọ ṣe rí báwo níyàwó ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ti yé wa walakin al-jima'u haqqan lil-mar'a wọ́n ní èyí tó clear lọ́dọ̀ àwọn àfà tó rìnlẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn àfà náà ni wípé ọ̀rọ̀ ká wọ́n ní ẹ̀tọ́ ni o ẹ̀tọ́ right ló jẹ́ fún dání ló jẹ́ fóbìnrin àwa bàbá àwa brothers a ń láti rí àwa àbú a ń láti rí gẹ́gẹ́ bí pé kí n súnmọ́ ìyàwó mi kí ni wọ́n pè fún wa ẹ̀tọ́ ẹ̀tọ́ ló jẹ́ fóbìnrin bí ibẹ̀ ṣe gbúdọ̀ ló jẹ sílé bí ibẹ̀ ṣe gbúdọ̀ ra sọ fún gbogbo nǹkan tẹ́ máa ṣe fún wọn lẹ́tọ́ yẹn wọ́n ní bẹ́ẹ̀ náà ni jìmọ́ ẹ̀tọ́ ẹ̀ ni wa wajibatun ala zawjiha ìyàwó láti rí ọkọ láti rí ẹgẹ́ bí pé ojúṣe ni fún ẹ̀tọ́ ni fún ìyàwó ojúṣe ni fún ọkọ bàbá wa ibn Qudama iná àfáàgbà rahimahullah ibn Qudama fil nínú tírà wọn ní volume seven page thirty bàbá ní wàlúwàtọ̀ wàjibun alárọ̀jù wọ́n ní kí èèyàn kó súnmọ́ ìyàwó ẹ̀ ojúṣe ni ọ̀ràn èèyàn ni lórí ọkùnrin àyùjáàmì àzáwòjàtàhù pé kó láṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ìzá alámìyẹ́kùnláhù ọ̀zùrùn àfi tó bá yẹ kó lẹ́ skills bí a bá mú àbí kò sí nlé wọ́n ní ìyẹn gbọ́dọ̀ kó wájibun ala rajul ọ̀ràn yẹn ní fọkùnrin fún ọkọ wọ́n bí qala Malik Imam Malik náà rahimahullah ń táwọn náà sọ nìyẹn ẹ̀rí ń táwọn náà sọ nìyẹn wọ́n ní nínú àdísì kan tí abdullahi ibn amr tó gbà wá abdullahi ibn amr ibn as ó ní ànábì ní yá abdullah alam ukhbiru annaka tasumu nahar wa takumu layl ah ìwọ abdullah ṣé kìí ṣe ìwọ náà sọ pé o máa ń gbàwẹ̀ lọ́sàn gbogbo ọ̀sán ló fi ń gbàwẹ̀ wa takumu layl gbogbo olùmọ̀ fi sùn o tẹ̀ ẹ̀ wọ́n ní abúláàbìnà abúláàbìnà abúláàbìnà sọ wípé kúlù tù bá lè àyà rọ̀sùlọ́lá ó ní bó ṣe rí ní afẹ́fẹ́ súnmọ́lọ́hùn ni ma ń gbàwẹ̀ gan mo dẹ̀ máa yan náfìlà gan anábì ní fàlà tẹfàl fàlà tẹfàl má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ sum wà ápì fún àwọn ọjọ́ kan gbàwẹ̀ fún àwọn ọjọ́ kan túnú kúm wà náà dìde lóru tó tún finú ẹ̀sùn fa iná lè jásádì kàlẹ́ kà á kọ̀ ẹgbẹ́ bí a ṣe tó ní ẹ̀ẹ̀kan nítorí wọn fẹ́ tó fi má dìísì wa ni pé wà kọ̀dídá lálẹ́ hadith àwọn àfa wọn ní hadith ta kà fún wa yìí ń tọ́ka sí wípé anáwù láyàmbágẹ́lì zawj pé kò tọ́ fún ọkọ àyẹ̀jẹ̀ hádà náà sàhú fílẹ̀ ìbàdà kó wá ti fi gbogbo agbára rẹ̀ ṣèjọ́sìn ti fi gbogbo agbára rẹ̀ ka Kùránì ó ti fìyàn náfìlà ó ti gbàwẹ̀ kò ní fún mọ́ hátà yàdà àfà ánìkìyàm bí hàkìhà méjìmáàrín tó fún adé pé kò lè súnmọ́ yàwó ẹ̀ àfà burúkú nìyẹn ó ti ara ti lẹ débi wípé kò lè súnmọ́ yàwó ẹ̀ ọ̀daràn làfà yẹn kò gbàgbọ́ yẹ ẹ̀kọ́ àwọn kan máa ń sọ bẹ́ẹ̀ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ìyàn náfìlà tọ́mọ ẹ̀ nọ́fìlà báyìí tọ́mọ aṣíbi lórí nọ́fìlà tọ́mọ tó gbé nímúdẹ̀ ń wò báyìí tàbí ṣe mo wá fẹ́ da bí mo fẹ́ stop ẹni ọlọ́run ló ń sìn mo fẹ́ ṣe báyìí mo mú ìsìnlẹ̀ lọ́ṣẹ̀ ṣì náà wọ́n ní ọ̀daràn nínú ọkùnrin bẹ́ẹ̀ tó ṣe ìjọsìn débi wípé gbogbo ara wa dọ̀lẹ́ wọ́n ní wàkìtìsá méjì máa ń wàkìtìsá àbẹ̀ èèyàn gbúdọ̀ ṣe ìjọsìn débi wípé ara èèyàn wá dọ̀lẹ láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ wàkìsáàbìn àbí láti ṣe iṣẹ́ iṣẹ́ ajáàmù yẹn ọmọ ń bèèrè lọ́wọ́ yẹn lọ́fíìsì afáṣe òsì àwàláì mo ṣe tààjú ni kìyàmù lẹ́yìn ló ń sún bí iṣẹ́ tán bá sáàkì ẹ̀ ìyẹn òun ṣe kádàrà òkè náà pé àfọwọ́fà nù wọ́n ní قال شيخ الإسلام قال شيخ الإسلام ابن تيمية رحمه الله أبا شيخ الإسلام ابن تيمية أنا تصو وأن ويجب على الزوج وطأ امرأته بقدر كفايتها وأن يجب على الزوج ó ṣọ̀ràn àyàn lórí ọkọ mo rò pé àwọn bàbá wa ń gbọ́rọ̀ tá à ń sọ yìí inshallah sí complain mọ́ eléyìí ó ní ó ṣọ̀rọ̀ ọyàn fọ́kọ wátó ọmọ ìmúráàtì yìí bí kọ́dírí kìfàyà ti hà kó tẹ́ ìyàwó ẹ̀ lọ́rùn kó súnmọ́ ìyàwó ẹ̀ bí kọ́dírí kìfàyà tẹ́ bá tẹ̀ gbọ́ tìmọ̀ ọ̀gá jáàmù tìmọ̀ kàfáyà nǹkan wá sufficient bí kọ́dírí kìfàyà ti hà kó satisfy ẹ̀ obìnrin náà dùn bẹ́ẹ̀ ni kí ni obìnrin náà dùn pé ah alhamdulillah ẹ̀rí wọ́n ní ma lam yanhaq badana lópin ìgbà tí eléyìí ò bá ní kó àìsàn bá rẹ̀ ajẹ́rọ̀ tó ẹ́ pé tó bá ti ṣe báyìí àwàlá dé ọmọ bẹ ní o mo jẹ́ ẹ̀kọ́ ẹ̀ tí tó torí dọ́lọ́ tó bá tún dọ̀la wọ́n ni ẹ̀rí wọ́n ní tó bá jẹ́ ní tó wá lè ṣe dáadáa tó tó tó good náà wọ́n ní kó ṣàmà ṣe lọ súnà ni. wàfẹ̀ ìbòdì ni sọ́dọ̀kọ̀ gbogbo ṣe ń ṣe yẹn ó tún balada ni wọ́n ní tó bá lópin ìgbà tí eléyìí ò bá ní kó àìsàn bá rẹ̀ tí ò bá ní káàrẹ̀ bá rẹ̀ tí ò bá ní sọ ara ẹ̀ dọ́lẹ̀ aw yushagiluhu amma inshatihi àbí ìbálòpọ̀ ìlóòótọ́ ló gùn ló mọ̀ ṣe ó lè wọlé lé ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ́ ó lè ṣe tọ̀sán gan lẹ́ẹ̀mẹ́fà sí wọ́n ní lópin ìgbà tí eléyìí tí ò bá ti ní kó àárẹ̀ bá rẹ̀ wọ́n ẹlẹ́ẹ̀kejì tí ó sì ní dí ajá mu ẹ̀ ní lọ́wọ́ ká máa dóde àfa ń ṣọ́ọ̀bù ẹ̀lú àfa àti àwọn kọ́sọ́mà ti ń dúró bó lẹ́wà ó ní mò ń à ń ṣe súnà lọ́wọ́ ẹ̀dá kan àyẹ̀yẹ ti ń pọ̀ jù ẹ̀ mú pé ẹ̀dá kan ẹ̀jọ̀ dá mi àwọn kọ́sẹ́bà wà ṣọ́ọ̀bù torí kò gbúdọ̀ tún dí ajagun lọ́wọ́ ẹgbà àwọn afá ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ̀rí so wọ́n ní eléyìí náà ni àgbọ́yé ìgbà olóyẹ ká máa súnmọ́ ìyàwó wa òdiwọ̀n olóyẹ kó jẹ́ pápápẹ́ ẹ̀ ní pé kò sódiwọ̀n pàtó ju wípé ká tẹ́ wọn lọ́rùn lọ fala wajha li taqdiri dhalika bimudatin muayyanatin káàrùbá àtàṣíhúrí àwọn àkàrà àwọ̀kọ́l wọ́n ní kò sí specific time kò sí òdiwọ̀n tá a ṣàdáyan rí ẹ̀ àwúrẹ̀ máa débẹ̀ lójoojúmọ́ àwúrẹ̀ jẹ́ ẹ̀mẹ́ta lójoojúmọ́ wọ́n ní kò sí ṣùgbọ́n kárí wípé à ń tẹ́ àwọn ìyàwó wa lọ́rùn kásì rí pé à ń tẹ́ àwọn ọkọ wa náà lọ́rùn wà innama yakunu taqdiru bi qadri kifayatiha àwọn afá tó fi rìnlẹ̀ fún wa pé in tó jẹ́ òdiwọ̀n òun náà ní pé òdiwọ̀n tí ó tẹ obìnrin lọ́rùn wà á sì bá kúdìrá ti zawj tí ó sì bá agbára ọkọ náà ká tẹ̀yàwó wa lọ́rùn ẹlòmíì ẹ̀kọ́ ẹ̀kan náà ló lè ṣe lójúmọ́ ṣùgbọ́n ẹ̀kan lójúmọ́ yẹn náà o máa ṣe lójoojúmọ́ o máa ṣe lójoojúmọ́ ẹ̀rí wọ́n ní àmọ́ ìzàkánà ráìbá ní àníhà wọ́n ní ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé ọkọ ò sí nlé lè gáràdì mashru'in aw li uzrin mashru'in ní látara àwùjáre tẹ́ pé ẹ̀sìn gbà láàyè wọ́n ní fàfi àdìlì hàlà yambaghi an yas'a az-zawju wọ́n ní ọkọ yẹn gbọ́dọ̀ make sure wípé òun ò jù níbi tó bá wà kò gbúdọ̀ pẹ́ jù kọkùnrin kan wá sọ pé iṣẹ́ gbé lọ láti Lagos state iṣẹ́ wa gbé lọ sí Ọ̀yọ́ state ọ̀n wá tí ìrọ́gbọ́n dá sí àti kó fámílì àtọmọ lọ ayé àmà wálé ní every weekend ni o àmà wálé every weekend ni tí ò bá ní rí bẹ́ẹ̀ ẹbẹ ní nítorí tọ́lọ́ má bínú ẹ̀rì kò ní jẹ́ kí mọ̀sáfà yẹn jìn kó pẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn làwọn àfáǹkọ́ wa ẹ rántí pé ibi tá a ti lọ náà ni pé kí ni ìdí tá a fi máa ń fẹ́yàwó kí ni tá a fi ń lọ́kọ wọ́n sọ fún wa pé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká gbádùn ara wa wọ́n ní wàyídà kánà kìyàmùhù bí sábàbí kìyàmùhì bí àmàlìn tánfàwọ́ lè mùsùlùmí kàlì jihad fi sabilillah wọ́n ní gbà míì ó lè jẹ́ tí ó gbé ọkọ̀ kúrò lé òun náà ni ojúṣe ẹ̀sìn bí pé wọ́n lọ jagun lójú ọ̀nà islam wọ́n ní fàyàmbáàrí àyẹ́sì mahaláhù ìpìlẹ̀ àwòdàtí ẹni tó bá jẹ́ olórí ogun yẹn àbẹ́ni tó bá jẹ́ orí orílẹ̀-èdè wọ́n ní ó tọ́ láti gba ọkùnrin yẹn láàyè ìlà àhàlìhì pé kó padà sílé bàáyìsù látẹ̀ túlù ràìbátà hum anihum an arba'ata ashhur ní tí ò gbúdọ̀ pé ọkùnrin ò wá sílé ó lọ jagun fún islam kò gbúdọ̀ pẹ́ ju oṣù mẹ́rin lọ wọ́n ní wàhálà kàtà kọ́dọ̀ Umar radiyallahu anhu fi siyasatihi eléyìí náà ni bí Umar ṣe mánéjì àárín yẹn nígbà tí Umar wà ní orí oyè ibi táwa parí ẹ̀ sí rèé fawaidu alìjìmá níta tí ẹ ń sọ yìí ṣé ká súnmọ́ ìyàwó wa ká gbọ́kọ wa láàyè tí ó tiẹ̀ ní benefit kankan benefit pọ̀ mẹ́ o lọ́dọ̀ àwọn àfá ó ní health benefits health benefits ó ní spiritual benefits ó ní social benefits ẹ̀yìn orí pé tẹ bá tẹ́ umu lọ́rùn inú umu máa ń dùn tí umu náà bá tẹ́ àbú lọ́rùn inú àbú máa dùn ara àbú máa yá yàrá bù mí kìíní yẹn bí oúnjẹ ni o àwọn ọmọ kan máa ń sọ yí pé ẹwà ṣe oúnjẹ ni a rúmọ̀ oúnjẹ ni o oúnjẹ ni inú ẹ̀ máa dùn wọ́n ní ó láǹfààní bàbá wa Ibn Qayyim fi Zadil Ma'ad nínú tíra àwọn Zadil Ma'ad tí wọ́n ṣe ní volume four aya two hundred and forty nine bàbá ní wa amma al-jima ṣe rí ìbálòpọ̀ tá à ń sọ yìí faqad kana hadiyuhu sallallahu alaihi wa sallam fíhì akímalù hadi, akímalù hádì yẹn ó ní ìlànà anábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ òun ló pé jùlọ sallallahu alaihi wasallam ìlànà anábì lórí pé a fẹ́ súnmọ́yàwó wa a fẹ́ gbádùn ara wa wọ́n ní ìlànà anábì lórí ẹ̀ òun ló pé jùlọ àwọn sí ń kà ó ní ṣẹ́ríjì máa yahfadhu bihi as-siha ẹ lọ mọ o pé nínú nǹkan tó máa ń dáàbò bo àlàáfíà ara wa ká ní sex wà nù ẹ̀ sexual intercourse máa yẹ kí yẹn lálàáfíà ìbáraẹni tó máa ń jẹun tó máa ń jẹ nǹkan tó wà òkè nutritious eh, meals máa ń jẹ oúnjẹ tó wà òkè ó dẹ̀ máa ń súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa wọ́n máa ń dán ni a máa dán gbogbo ojú àmà àmà gbogbo àmà àmà ṣe àmà ṣe jọmjọm ó dà kó má lówó lọ́wọ́ ojú àwálẹ̀ ó ń dàbí àwọn kọ́tẹ́ tẹ́ bá ti rí wọn báyìí pé ah tí mọ́lá àfáyì ti máa rí mi ojú ẹ̀ ti yọ wà lókè báyìí wọ́n ní o máa ń dà láàfíà ara wa sí wàtẹ̀tí mùbíhì aláza alazatu wasururu nafs wọ́n ní bákan náà ká máa ní sexual intercourse ó máa ń jẹ́ kí a ní peak of enjoyment enjoyment tó lè máa rí lára kó jàmàlà àtewédú enjoyment tó lè máa rí lára pé mo jàmàlà àtewédú àbí mo jẹ àwọn oúnjẹ tabasa láìkì jù wọ́n ní enjoyment ta lè máa rí mbẹ̀ yẹn enjoyment gbogbo àti yẹn bá lá oyin ẹ̀rí wọ́n ní èèyàn máa rí adùn ó máa ń jẹ́ kí yẹn rí bí ẹni adùn má dẹ́ẹ̀kẹ́ wọ́n ní èèyàn máa rí píkì of enjoyment wà sùúrù nafs ó dẹ̀ máa ń mú happiness wá sínú ọkùn èèyàn àbáwá ibn kùdí bàbáwá ibn Qayyim ni wọ́n sọ eléyìí o nínú tíra wọn ẹ̀rí wọ́n ni wàyá sùlùbíhi wàyá sùlùbíhi maqasiduhu allati wàádọ̀ àlè ajliha wọ́n ni bákan náà tí ní jìmá tí ní sexual intercourse ìyẹn á máa rí àwọn àǹfààní ta máa ń tìtorí ẹ̀ ní sex ìyẹn á tún máa rí ẹ̀wò ìjọ ti sọ fún wa wọ́n ní kó máa ń dà láfíà wa sí ọ̀dà ò láfíà wa ẹlẹ́ẹ̀kejì á fún wa ní adùn àti ìdùnnú wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta àwọn reasons ta máa ń tìtorí ẹ̀ ní sexual intercourse á tún máa rí ẹ̀rí wọ́n nítorí pé reason ta máa ń sábà fi ń ṣe gangan tó jẹ́ ti ìpìnlẹ̀ wọ́dọ̀ alìsàlásàtì umar wọ́n ní ọ̀nà ń pè ní maqasiduhu al'asliya ìpìnlẹ̀ adùn eh, reason ìpìnlẹ̀ tafmani sexual intercourse wọ́n ní alákọ̀ọ́kọ́ reason ìpìnlẹ̀ alákọ̀ọ́kọ́ ikhraju lima alladhi yadurru ìsìbáṣùhù wàtífánùhù ẹ̀rí bí jumlatil badan wọ́n ní téèyàn bá máa ní sexual intercourse omi tó máa ń jáde lára wa yẹn omi tí ò da kó pọ̀ jù lára wa ni mọ̀ní yú mọ̀zí yú wàzí yú ọ̀tọ̀tọ̀ ní mẹ́ta mọ̀ní yú ọ̀gọ́ ló máa ń wá tàbá ní sexual intercourse ẹ̀rí ọ̀tọ̀tọ̀ ní ìyí tó máa ń wá tàbá tọ̀ ìyá kan akọ̀n tàbá tí ọ̀tọ́ ń sìn akọ̀n ajáde ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ báyìí ìyẹn kọ́ ló máa ń dọmọ ìdájọ́ wọn dẹ̀ yàtọ̀ ní fíkì bákan náà nǹkan máa wá tàbárò nípa obìnrin àbí tàbárò nípa ọkùnrin àbí ńgbà mi tara ò bá yá ẹ̀rí so wọ́n ní tí mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá jáde lára wa olùmọ̀ká bá wa torí wípé ta ìjáde rẹ̀ ìkọ̀rọ̀jù lè má ilẹ̀ díẹ̀ dúró ìtìbáṣuhu wà tìfáànuhu ìjúmọ̀lá ìbàdàn wọ́n ní ó máa ń jẹ́ àpọ̀jù ẹ̀ lára àbí ìdúró ẹ̀ pẹ́ lára ó máa ń ṣara ní ṣùtà ẹlẹ́ẹ̀kejì ifzu nasal wọ́n ní ṣe wípé àtọ̀ spam spermatozoa ọlọ́wọ́n bá fi ń dánmọ ìdéyàn sí ni tí ò bá sí spam ni tí ó gba wọn tí wọ́n bá wà láyé bá ti kú ó ti parí náà nìyẹn hifz nasal òun generation generation sí progeny procreation pé à ń bí sí à ń rẹ̀ sí iṣẹ́ sperm ni o ẹ̀rí reproduction wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ́ àlùwàtò wà ní ilẹ̀ lẹ́dà wàtàmọ́tò bí ní ẹ̀ma wọ́n ní òun náà ní pé desire tó máa wà lọ́pọ̀ ẹnì kọ̀ọ̀kan wáyẹn desire tó máa wà lọ́pọ̀ wá tí wọ́n bá róbìnrin báyìí ó máa obìnrin máa wù ẹ́ ṣẹ́rí ọlọ́run ló zà ìyá náà obìnrin fún wa ẹ̀kọ́ lọ́run aṣọ nísọ́tù nìsà ó ní zuyina zuyina lè náà sí púpù ṣàwá ti mìíràn nìsà ọlọ́run ló tóbìnrin bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn obìnrin máa ń ṣakọ ọmọ pọ́lọ̀ ló ṣe àwọn báwọn ọlọ́run ló ní ẹ bá ti wò wọ́n báyìí wọ́n dẹ̀ máa wù yín so that desire that desire pé àmùdẹ̀ ah, láìkì lé di yìí láìkì obìnrin yẹn tí yẹn bá ti fẹ́ desire yẹn wà lọ bí ẹ̀bùkátà ìlà rẹ̀ so wọ́n ní eléyìí náà ni àwọn ìdí tó wà fún àwọn àǹfààní tó wà nínú ìmásúnmọ́ obìnrin eléyìí àwọn àbá fi ránṣẹ́ pé ká bá wa sọ lónìí àbó tí wọ́n á tún continue. inshallah ní ìparí òun náà ní pé a wà lábẹ́ ahadaf wagayat azawat islam àwọn àsùnta àwọn ìdí tí yàn fi máa ń fẹ́ ìyàwó tí yàn fi máa ń ní ọkọ àwọn aṣọ alákọ̀ọ́kọ́ òun náà ni ipe afẹ́fẹ́ rinlẹ̀ àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn ẹlẹ́ẹ̀kejì afẹ́ gbé ẹbí islam dúró afẹ́ ní ẹbí rẹ tó jẹ́ bí mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta a máa gbádùn ara wa aqulu ma tasma'un. أستغفر الله لي وإياكم السلام عليكم ورحمة الله وبركاته الله لا إله إلا الله